الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فو الله سبحانه وتعالى أترى لكم كاتي كفو النبي محمد صلى الله عليه وسلم إلي تابع لي إن شاء الله هنا نترى كنينو وأفايس شيخ الإسلام أبو العباس أحمد بن عبد الحليم ابن تيمية الحبراني رحمه الله تعالى سوتما قتلنا قاعدة في الصبر قاعدة في الصبر سوتما جتلة شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى توقع nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmá ní sùúrù léè tí a ti ṣe ìlérí fúnra wa ìpé yáka fúnra wa na'am but kato wani tiran insha Allah yi da kakan mu nubzatun yasiratun a an hayati sheik islam ibn taimiyya rahimahullah kakan mu ọ̀rọ̀ díẹ̀ kí na ń pè nípa ìtàn sheik islam ibn taimiyya rahimahullah abul abbas ṣe kakọ́ mọ̀ bí sheik islam ibn taimiyya wọ́n jẹ́ kan nínú àwọn olùmọ̀ àgbà eh, Islam léyìí tí wọ́n ṣe ẹ̀mí ní bí 7 century àwọn àfáà tán live ní 7th century hijira yìí so ìdí ni wípé bí 661 ni wọ́n bí wọn 661 hijira ni wọ́n bí wọn tí wọ́n dẹ̀ kú ní 6 uh, uh, bí 698 also la afwan wọ́n eh, time tí wọ́n kú ní 8 century ni wọ́n kú so after 7 uh, ah, something ni wọ́n kú mi tí ìrántí eh, bí precisely Mo but almuhim ni pé sheikh islam ibn taymiyyah rahimahullah ta'ala wọ́n bí wọ́n bí àfá yìí sínú ilé ìmọ̀ tí bàbá wọn dẹ̀ baba baba bàbá bàbá wọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ àgbà islam so sheikh islam rahimahullah ta'ala nínú àwọn ìkan tó jẹ́ àwọn ohun ìmọ̀ tí wọ́n máa ń sọ nípa Sheikhul Islam Ibn Taymiyyah ó ní pé àkọ́kọ́ tó kọ́ ha Qur'an tán nígbà tí wọ́n wà ní ọmọdé bóyá ni wọ́n ti pé ọmọ mẹ́wàá nígbà tí wọ́n ha odidi Qur'an tán kódà ọ̀rọ̀ ìmọ̀ tó pọ̀ tó pọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa dó sára wọn ní gbogbogbà tí wọ́n Islam ni pé Sheikhul Islam Ibn rahimahullah bí 18 19 years ni wọ́n ti ń ṣe wọ́n ń ṣe fatuwa nínú masjid ní central masjid ní Damascus lè tó wà ní capital gẹ̀gẹ̀gẹ̀ ní Damascus ní Syria nígbà náà lọ ní Sham so ẹjẹ́gbọ́n tí Imam Zahabi tí wọ́n sọ nípa Sheikh Islam bin Taymiyyah wọ́n ni min akabiri ulama fi hayati shuyukhi wọ́n ni Sheikh Islam bin Taymiyyah wọ́n ti bọ́ sípò nígbà ayé àwọn àfáà tí wọ́n àwọn àfáà tí wọ́n bẹ láyé àwọn sì ti dàgbàlagbà àfáà tó ti pé wọ́n kéré lọ́jọ́ orí àwọn àfáà tí wọ́n sì bẹ láyé tọ́já àgbàlagbà bọ̀ Sheikhul Islam wọ́n ti wá wà nínú àwọn àgbàlagbà olùmọ̀ nígbà táwọn àfáà tí wọ́n sì wọ́n ní yóò ti wo bẹ́ẹ̀ bí 700 bí kẹ́nìyàn ti kọ bí pages àbí bí àwọn nǹkan tó pọ̀ tó báyẹn wà fassara kitab Allah muddata sinin min sadrihi ayyamal jumu'ah wọ́n náà kọ tẹ̀fsìrì kùránì lórí fúnra wọn kíyàn kọ tẹ̀fsìrì kùránì lórí pé a pẹ̀lú àwọn tí mo ti mọ̀ báyìí báyìí kíyàn sì tọwọ́ bọ́ tẹ́ra kó sì mọ̀ bu ọwọ́ kó máa kọ́ tẹ̀fsìrì lọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ni wa kana yatawakkadu dhaka'an wa sama'atuhu min alhadith kathira wọ́n ni bàbá yìí kọ́ wọ́n wájẹ́ ni tí wọ́n gbóná níbi ìmá ìmá sì ń kó iná lórí wọn bá iná ń jọ lórí wọn pẹ̀lú ìmá wọ́n dẹ̀ jẹ́ tó ṣe pé orí wọn mú bẹ́rẹ́bẹ́rẹ́ orí wọn pí gan nǹkan yí hádó gbogbo kan ló fẹ́ dó sí ara bàbá wọ́n ni wọ́n dẹ̀ gbọ́ hadith tó pọ̀ gan wa shuyukhu akthar min mi'ati shaykh àwọn àfáà tí wọ́n kí lọ́dọ̀ wọn lé 200 wà ma'rifatuhu bi tafsiri ilayha al-muta tó bá jẹ́ nípa ká máa ka tafsiri ni bàbá ni wọ́n tán bẹ̀ wa hibru lil hadithi wa rijalihi wa sahihi wa sakimihi mimma la yulhaq fi tó bá jẹ́ ká nímọ̀ nípa hadithi ni ká dé mọ̀ nípa èwo ló lálàáfíà wúni lálàáfíà ń bẹ̀ kò wa tabi'in fadlan 'anil madahib al-arba'a falaysa lahu nadhir ẹ̀rí ká tó bá jẹ́ bí ká máa mú àwọn ọ̀rọ̀ fíkì wá ni bóyá fíkì àwọn sàhábí ànábì ni àbáwọn àyímà mẹ́rẹ̀ẹ̀rin ta mọ̀tá gbajúmọ̀ kò sẹ́nì kan tó lépa bá Sheikhul Islam Ibn Taymiyyah níbi eléyìí wa amma ma'rifatuhu bil milal wan nihal wal usul nípa kẹgbọ́kà mọ́ pẹ̀ judaism wọ́n mọ́ dítẹ̀lẹ̀ kódà wọ́n tún mọ́ ń kọ rọ́dù lórí àwọn ẹ̀sẹ̀ wọ́n ní rọ́dù tán kọ̀nà tíra odidi tíra ńláńlá lórí àwọn christian tíra bẹ̀ ó tóbi gan tí ó bá fẹ́ wọ 1000 pages tán kọ lórí pé tán wọ́n mú rújú wá pẹ́ ẹlọ́mọ ọlọ́run àbí ìrújú rẹ̀ ní àlàyé ni ẹni kìníkà àbí ilé àlàyé ni ẹni àwọn náà ní àwọn orí tán kọ tó ní agbára tán fi ṣe rọ́dù fún wọn so kíyàn dá àwọn usul àtàwọn ìṣekúṣe táwọn yẹn sí nípa ẹ̀sẹ̀ Sheikhul Islam wọ́n ṣe jihad tẹ̀lùkù jihad bil kalam wa jihad bil sayf bàbá ṣe jihad pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ṣe wá sí tẹ̀lùkù ní kódà wọn níyàwó wọ́n tún wá ṣe jihad pẹ̀lú sword because ìgbà yẹn ó jẹ́ táwọn Tatar táwọn Mongol èyí tó bá kà nípa Mongolian Empire àwọn ọmọ kọ́nkọ̀ China bí eré China rí bí ọmọ sí wọn ní pípẹ́ wọ́n lọ lú China bí China ṣe lágbára tó ń gbà yẹn àwọn olè mọ́ fi wọ́n ṣe gíntí wọn ni so wọ́n ja àwọn ìlú Islam náà lógun Africa àti bẹ́ẹ̀ wá Maghreb so nígbà yẹn kọ́ nígbà yẹn náà ni wọ́n ja Ṣáàmù lógun àwọn Abbasida lẹ́wà ní agbára ń gbà Khilafatu Abbasiyya ni Ibn Taymiyyah ó lìdí ọ̀pọ̀lọpọ̀ ogun against wọn tó ma àbúrọ́dọ̀ àwọn ẹ̀kọ́ yà èèyàn àwọn olórí ìlú ti pẹ̀pẹ̀ fógun owó yá ẹdìdé àwọn ilé yóò bẹ̀rù bọ́n ṣe tán bá ti ibi dáwà kan bọ́ sí dáwà kejì ni bẹ́ẹ̀ ẹwà bá fà ìsíwá ṣe o bẹ́ẹ̀ lójú wọ́n ṣe hàn ìmà wọ́n fẹ́ lò tó half life wọn lẹ́wọ̀n bí kẹgbẹ́ kan kọ́kọ́ lo 10 years lẹ́wọ̀n wọ́n tún lọ lo 6 months wọ́n tún lọ 12 years kódà ẹ̀wọ̀n náà padà kú sí rahimahullahu ta'ala wọ́n kọ tírà tó pọ̀ lẹ́wọ̀n ó nígbà kan tó fi Sheikhul Islam Ibn Taymiyyah sẹ́wọ̀n wọ́n fi Sheikh sẹ́wọ̀n àbòsí náà fi fún sẹ́wọ̀n owó dára tàbí fún sẹ́wọ̀n owó kí náà fi fún sẹ́wọ̀n ẹ ọmọ ká ti dé o ó sọ pé kí náà kí ní ká o tẹ́fì mọ̀ pé sẹ́rí àwọn oníbàjẹ́ yẹn bọ́n bá ṣe lágbára tó láwọn àsìláyè bẹ́ẹ̀ ní ṣe máa ń fojú àwọn tán bá wà lórí òdodo haìmọ̀ sí nígbà yẹn àwọn tán jẹ́ àwọn oníbídíà àtàwọn àfáà rédèrèdè tán fáwọn èèyàn jẹun àwọn bí mínísítà ni wọ́n nígbà yẹn wọ́n ní agbára so tó wá pé kíni kini sọ tí ẹ̀hùn kíni àwọn sì lágbára wọ́n kàn gbé ní wọ́n gbé lọ sọ́dọ̀ khalifa ọmọ yìí ń dà lógún ní o kí ló tó ń dà lógún kí náà kí ní kan ẹfi sẹ́wọ̀n 12 years ẹ̀wọ̀n tó bá fún wọ́n sí ẹkọ́ ibù tèmí àwọn sọ kí ní kan jọ kan ó ní sẹ́rí kí ní kan àti òye yìí ni pé sẹ́rí àlìjẹ́nà tèmi ẹ̀ lè gbà lọ́wọ́ mi àlìjẹ́nà mi ń bẹnu bí nínú gbáyà mi bẹ́ẹ̀ fi mí sẹ́wọ̀n ìmọ̀ ka Kùránì lọ ẹlẹ́mú bọ́kọ́ ní pẹ́ kakùrá níbi 60 times nínú ẹ̀wọ̀n 80 times nínú ẹ̀wọ̀n gbàmí bàbá sọ pé ìgbà míì àwọn ní wọ́n kàlá tó kìdílẹ̀ ní 80 times nínú ẹ̀wọ̀n ó níbẹ̀ fi mísẹ́wọ̀n èyí ṣe bá dà lọ èyí kọ tíra èyí kakùrá ní bẹ́ẹ̀ tó tún nílẹ̀ bó tún ṣe wà sí yìí túnmọ̀ ṣe rọ́dù fún yìí kò sí èyí tó pè mí kò sí èyí tó pè ẹ̀yìn ẹ̀wọ̀n kàmáyìn kò sí èyí tó pè ẹ̀yìn àmọ́ kò sí àtọ̀ fẹ́ni tó rẹ̀ bá pé o kò sí àtọ̀ láàrin inú ẹ̀wọ̀n àti inú ayé bẹ́ẹ̀ fi mílẹ̀ sínú ayé mọ̀ ṣe wà sí bẹ́ẹ̀ jẹ́ ṣe máa bí ìlọ̀ṣẹ́ mbò bí bẹ́ẹ̀ yóò ṣe bá ìlọ̀ṣẹ́ kíni kò sí kankan bí ìríwà ṣe máa ìmọ̀ kọtẹ́rà kò sí bẹ́ẹ̀ fẹ́ stop mi ó dá bẹ́ẹ̀ tì mí mẹ́wọ̀n ìlọ̀mọ̀ kàkùrá ní bẹ́ẹ̀ ẹsà jẹ́ kó tẹ́rà fún mi àbí alọ́mọ̀ kàtẹ́rà ní ẹ̀wọ̀n náà kò sí ètí òpin tó bá nílà akáì Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah bá ṣe ilé tó ti pé wọ́n ò takọ lórí o kódà àwọn aráàlú tún wá nífẹ̀ẹ́ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah báwọn aráàlú ṣe nífẹ̀ẹ́ wọn tó bẹ́ẹ̀ nẹ́sẹ̀ fìyà jẹ wọn tó wọ́n làmbá tá fìyà jẹ wọn tí wọ́n gbé wọn sínú bí ọmọ láńkí báyìí tí wọ́n tì wọ́n káàkiri ìlú wọ́n sì lù wọ́n níta gbangba báyìí ẹwù bí wọ́n dẹ̀ withstand àwọn ìyàyẹn àwọn ìyàyẹn lè ìyàwó lè yẹ́ jẹ́ ìyàwó lóúnjẹ àwọn ìyàyẹn gbóná ó tík burúkú burúkú àmọ́ wọ́n mọ̀ dìtẹ́ fi ń jẹ́ àwọn yẹn láìkí ọlọ́ọ̀tọ́ o àmọ́ kí làyẹ́ fẹ́ sí sẹ́fẹ́ takọ̀ àwọn olórí torí àfáà ni ó sì wá sí pé ẹmọ́ta kó lórí o so tó lórí mẹ́fì àjẹ́ wọn kò sí dára ló sí àfáà lè gbọ́ nígbà kan takọ̀ lórí ẹjá sì sùúrù so àfáà yìí ojú wọn rí mẹ́wàá ojú wọn rí tó bọ̀ tó ti bẹ́ẹ̀ náà kọ́ kò sọ wọ́n dìdàkúdà ẹlòmí wa ní ah ẹgbẹ́ ìgbìnà ká ṣe bá jẹ́ amú ní sáà ní jẹun ní ẹlòmí tí ó jẹ ló fi bá tí ó jẹ jẹ́ ó ti bàjẹ́ nítorí tí ó jẹ ẹ́ jí ká bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala àwọn àfáà gidi ni tó bá sọ pé àwọn àfáà àwọn àfáà ti wá bẹ́ẹ̀ ni àwọn àfáà mi kì í sàwọn àfáà àwọn àfáà gbà ló dé àwọn àfáà àwọn àfáà pòrọ jayé àwọn àfáà fi ní jẹun àwọn ẹni bí èyàn tán pèlà àwọn aláàfáà kì í ṣe irú àwọn ilé làwọn ilé wọ́n ni fàlá àlàmù láhò fi hì màtílà bàbá láwọn òmẹ́ nìkan tàà ní fi wéṣẹ́ kùrì sánmà yìí wà ẹ́dì jùmlatan sáàlìhà mìnà lọ́rọ̀ àfáà tún gbọ́ àgbákò lọ́rọ̀ yìí kódà àwọn àtọ́mọ́kí mẹ́mìlì kọ́ yìí nínú àwọn àìmọ̀tù lọ́rọ̀ ni wà nínú àwọn ẹ̀wà rí ká ní pé èyàn tó mọ ìtàn gbá àfá ìtò mọ ìtàn ó wọ́n ní ohun ìmọ̀ tó ní wọ́n ní ibìbẹ̀ náà so tẹ́yìn bá lọ́wọ́nú al'alam al'aliyya fi manakib ibn Taymiyyah rahimahullahu ta'ala èyàn ò rí àwọn so um, àwọn ilẹ̀ ti tó insha Allah láti díẹ̀ nípa Sheikhul Islam Ibn Taymiyyah but kákan bí kákan sọ díẹ̀ nípa akhlaq wọn wọ́n ní nípa ìwà Sheikhul Islam wọ́n ní nasha'a fi um, tasawwunin tam wọ́n ní bàbá dàgbà nínú kíyàn bí chastity bí kíyàn protect ara yẹn gan wà ìfáàfà ta'allu àti kíyàn mọ́ ní gbogbo ìṣekúṣe lọ́wọ́ kíyàn mọ́ ní àwọn ìṣekúṣe ọmọ káyàn mọ́ kakúkà gbogbo kábáyẹn gbàbá ti bọ́ sí dàgbà sí wọn ni ẹ kíyàn sọ ahán ara ẹ̀ sọ abẹ́ rẹ̀ sọ ara rẹ̀ mọ́ ọmọ bá ti ẹ lọ gbàbá sí dàgbà sí ẹni wàtí sọ́ọ́dì fìlì malibasi wọlé maka kíyàn wà moderate kíyàn ara jẹun díẹ̀ àdẹ́ kíyàn má wà extravagance níbi ìmọ̀ jẹun àwọn oúnjẹ táà mọ́ jẹ ni àwọn oúnjẹ ńláńláńláńlá ìtìrì tó lówó jù láyé làwọn ti máa jẹun bí tèmi ti máa lọ jẹ lọ́nchì ní ẹmọ̀ sóòkè kìí ṣe pé bí haram ni ọbọ̀tí àwọn kí ní kàtò kí yẹn ní moderate mẹ́ ah, o bá lọ jẹ ní ti kèwọ́lá kèmí kí lókè pẹ̀lú ti bọ́tí àwọn kí ní kàtò pé wọ̀lá nínú pé kí yẹn kàn fi ra isa kọ́lá kó lówẹ̀ kí yẹn ká ah, no kò moderate níbi máa jẹun àti níbi máa wọ́sọ́ kìí ṣe kẹ́yẹn lẹ́pa ó gbùdọ̀ lásọ tí ma mọ̀ ní monday tuesday kọ́dà ní aṣọ mẹ́ta ló mọ̀ gbà ilé iṣẹ́ ẹ̀wà lówó ni a wọ́ sọ mẹ́ta lọ́ tó bá ti ní ìsúrí wà moderate kúrẹ̀ ní tó dájú ní kí wà moderate nínú clothing nínú jíjẹ bàtà nǹkan wíwọ̀ kí mọ́ wà túútúútú kíní oye báyìí àbí àhá nínú àwọn ìwà àwọn àfáàní wà láàmìyàsà tó ti bẹ́ẹ̀ náà kò mí pé olè wọ́sọ gidi tó gbádùn ẹ̀hẹ́ Ibn Abbas radiyallahu anhuma ìgbà tó lọ bá àwọn Khawarij aṣọ tó dá lọ́wọ́ but in the kan sọ ní pé nípa moderacy kebe ke wa jẹ́ kó wá di bí pé yóò wà extravagant níbẹ̀ tó bá ti kọjá moderacy kò sí wàhálà ńbẹ̀ ó wà likimba tó gbádùn tó tiki tó niti aha kò sí wàhálà ńbẹ̀ bàtà tó ṣe tó dure kò sí wàhálà ńbẹ̀ but mo kọjá la mo de wà extravagant te ke wọ́n ti ìwọ yi tí wọ́n ní ona la bàtà roba ibi tó lágbára mo nu àbí mo sọ pé ara o bàtà kin lo e kin mo wo designer kin lo kan pẹ̀lú design ibi tí en bá ní nǹkan mo na le ara ma ba life en lo mo wọ́n ní walam yazal ala dhalika khuluqan salihan wọ́n ní bàbá òwá yẹ̀ wọn ògbò lórí ìwà tó dáa yìí bábúrán bí wà lè bàbá dá sáwọn òbí wọn kíyàn dá sáwọn òbí tẹ̀kíyàn wà rẹ̀ àní kódà wọ́n ní lẹ́tà katakọ sí àwọn obìnrin tán kọ lẹ́tà tó gbẹ̀sìn yìí tó náà kọrù lẹ́tà yẹn sí lẹ́tà mọ̀ ní àti lẹ́tà gbá ah, ìyá mi bá bàbá so ó dá kí ẹ jáde lè rí wallahi wọ́n ni tẹ̀kíyàn wárí àn èyàn tó ní bẹ̀rù Ọlọ́run ni tó sì ráyé sá tán ní restrain abidan nasikan nasikan bàbá mọ́ ń ṣe ìjọsìn gẹ́ kódà Ibn al-Qayyim tó wájọ́ mọ́ kí wọn òun inherit ìbádà lọ́dọ̀ wọn kí ẹ mọ́ pẹ́ mi ìbádà kódà padà ní pé àwọn ọ̀rẹ́ pẹ́ lórí náfílà náà wọ́n ti kí náà pé wọ́n ní kíní ẹ̀ sọ̀wọ́mọ̀n kọ̀wọ́mọ̀n wọ́n mọ́ ń gbàwẹ̀ gan wọ́n sì mọ́ ń dìde gan lóru dhakiranillah wọ́n mọ́ ń rántí Ọlọ́run gan ta'ala fi kulli amri ní gbogbo alamari wa ala kulli hal àti gbogbo everywhere ọ̀rọ̀ ja'an ila Allah ta'ala èyàn tí ma ń sáré padà sọ́dọ̀ Ọlọ́run ní tàbí pá mo ti sẹ́lọ́run lápẹ́ pé sórí orí pé kò sẹ́nìkàtà sọ̀rọ̀ gbà nínú àfà táwà ní kémà láyíká ni kí ni mo ṣe yóò ọ̀ ah, ọ̀rọ̀ ja'ani ila Allah tètè sápàdà lọ́sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ah, Ọlọ́run a ah, dákun foríjì mí o wọ́n ni fi sa'iri al-ahwal wal qadaya níbi gbogbo nǹkan gbogbo àsìkò ní gbogbo qadaya ni wa qafan inda hududillah wọ́n mọ́ ń dó síbi àlà Ọlọ́run báyìí wọ́n ìgbà kẹ́lì lè gan lórí ẹ̀nífà wọ́n lè gan gbogbo tọ́lọ̀ ní a mọ́ sí mú mójútó wọ́n sì mọ́ mójútó fáwọn èèyàn náà amiran bil ma'ruf nahiyan anil munkar bàbá nínú tí wọ́n gbajúmọ̀ jù fún ní pé wọ́n dákẹ́ ṣẹ́rí sífà yẹn everybody ló yẹ kó ní sífà yẹn èyàn kí jẹ́ ní tí ma ń bẹ̀rù sọ̀rọ̀ tí ó tó bá kọ́ sọ yóò kọ́kọ́ ní ẹni lára ìdí ní pé òdodo ọ̀rọ̀ tó ń gbò lòdodo ọlọ́run ni inna salulki alayka qawlan kò rí sí kò mọ́ sọ fún yàn pé mọ́ ṣe zìná àà ah! tó bá kọ́ báyẹ̀ bá pé eh torí ó ní gbádùn kan tó ń dìrá ẹfún bẹ̀ kò sí ó kọ̀kọ́ rí opposite reaction lọ́dọ̀ rẹ̀ the first instance tún sọ fún jọmi àbúkọ́kọ́ sọ fún yàn mọ́ ṣe nǹkan tí ó dá ó wá bínú ah, wá ní mi ò ní sọ mọ́ ó yàn mọ́ bínú kò sí wọn kọ̀kọ́ bínú jẹ́ kan bínú tí wọ́n ti ń gbọ́ léra léra wọ́n kàdà mọ́ rígbà ah, lóòtọ́ kì ní yóò dá lóòtọ́ so bàbá ń kọ́ ààmì rọ̀lùmọ̀rùn wọ́n mọ́ ń pàṣẹ dáadáa farigon an shahawati al-ma'kal wal malbas wal malbas wọ́n wọ́n kin jókòó tí kan gbádùn jíjẹ mímu kakan jókòó kakan má jẹun ká má mu ehe kiyan kan ẹ má shawa yẹn kò tí kí gbádùn muslimi wà no ibi láti má nimo bá ṣe má fọ́n ká ibi tí gbádùn tí wà wà ni o oúnjẹ olóòjẹ tí ò ní sú láyé mo jẹun jù tọ́lẹ̀tì lè yíò ní gbádùn bó mímí jù bó mú gíríngì jù diabetes ní ọpa ọ́ bó gbádùn obìnrin jù ó kó padà rán jùkú dànù náà lẹ̀ wọ́n kàdà rá gbé olórí obìnrin báyìí náà so kò sí gbádùn kaláyé tí ò kí súyàn bọ́ ṣe rí ìgbádùn ìmọ̀ kẹjù kódà kí súyàn fẹ́ tó bá ti ní ìgbádùn mọ́ kódà tó bá ka bí ó ka ránjẹ báyìí tó bá fẹ́ rí ọkà tó gbé ọkà tó nára ọkà tó láìdà ní ó tún dìje kadà ó tún gbé ni ah tí kàkọ́ wa tó fẹ́ parí ọ̀rọ̀ usulul fiqh mi tí kìí fi kárí usulul fiqh mi tí kìí fi bá débi kafa ọ̀rọ̀ lógọ̀ mi ńkọ́ ọ̀rọ̀ náàwù ńkọ́ ọ̀rọ̀ sọ́rùfù ńkọ́ ọ̀rọ̀ tẹ̀fsírí ńkọ́ hadith ńkọ́ hadith lọ́pọ̀ bá mú sí ti rí àì in ti tọ́lìbù ọwà mọ́ sákàkiri ilé ayé ìgbà tó bá ti rí ìmọ̀ tí ń jòkó sára rẹ̀ ó dádúgbò kan báyìí ó lè ṣe wá sọ pé tẹ́ẹ̀sì yóò dáa ẹbọ̀ ìgbà tó bá fi rí àwùjọ bẹ̀rẹ̀ sí ní máa change díẹ̀ díẹ̀ ibi tí gbádùn ti wá wà nù ibi tí gbádùn èyàn tó bá dẹ̀ nílà káyíwá nìyẹn because tó bá tó bí ọmọ ládá ànẹ́bì ni pé kọ́lọ̀n fi ẹnìkan mọ̀nà látọ̀dọ̀ rẹ̀ ó lóore fún ọ ju fleet edge of camel lọ camel wo ni ẹ pupa ní ayé àwọn ní ọ̀dọ̀ àwọn lágbára red camel ó wà so valuable kódà kò sí dúkìá lábá tó wà valuable tó red camel ohun àkọ́kọ́ wọn kò pọ̀ Eh, equivalent tó lè fi wé ní ìsìn private jet ni èmi èlò ní eh, private jet ẹ̀tí yẹ̀ tó pàkẹ̀ sẹ́yìn lẹ́wọ̀ rí àbí <laughs> ká dáadìí ní private jet akódà wọ́n pàkẹ̀ sẹ́yìn lẹ́wọ̀ anẹ́bùwa ní pé kẹ́nìkan mọ́nà tú rẹ̀ ó bẹ́tà fún ọdún bí kíyàn wá níbi sí head of jet lọ́mọ́ ń gbè ní eh, bí tẹ́sà pọ̀ bí kíyàn pàkì mọ́tò tó pọ̀ Lamborghini kọ pàkẹ̀ tó pọ̀ bí fleet of cars kíyàn kẹ́kàn mọ́nà lọ́dọ̀ rẹ̀ ni ìgbádùn olókù tó ju ẹlọ́mọ́ ìgbádùn olókù tó ju ẹlọ́mọ́ ẹni tó wá fọ́nì ní pé eléyìí ò tún wá díẹ̀ níbi àwọn ọ̀rọ̀ ayé eléyìí kódà tó bá lówó èyí ò ní ọmọ lówó kí ẹ jòkó tí mò ní ọmọ lówó bó bá sì ní lówó ọ̀ ní ní àwọn kọ́nẹ́ sákà kiri lògbò wọ́n ti jáde ráì ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn kò sí ètò kàwọn pẹ̀lú rẹ̀ ayé ayé ayé náà ni ìmí náà kú náà ó kàn sánkú ni kò àtífẹ́ ní tìlú ayé náà ó padà sọkún dànù náà ní ó kí lámbá káàkiri so bàbá ní pé ibi tí ìgbádùn tí wọ́n wà o ibi ma fọ́nmà káàkiri ni a wọ́n ni orídọ̀ aléhi man sọ̀bù kọ̀dọ̀ ìrùkọ̀dọ̀t wà mọ̀ sí ẹkọ̀ ṣòro falamẹ́kùbàlì wọ́n fún bàbá ní ipò kọ́dì pé bàbá ẹ wá jẹ kọ́dì kẹ̀yìn ẹ àwọn àfáà bàbá láwọn ògbà ìkanú àwọn àfáà tẹ́sí for example in time sheik rabi bin hadi al-madkhali nínú tẹ́ẹ̀tì gbogbo àbá ní pé wọ́n ti na ministerial post wọ́n dáadáa bí wá jẹ́ minister bára wò fẹ́ ní saudi ni kìí ṣe pé lù tẹ́ pé wọ́n ti lò fi ọlọ́wọ́ bọ̀ ara ẹmú ọ̀rì ẹ̀yìn yóò ẹ̀tẹ́tí sí ẹmọ́ sí ẹjí káwà jòkó ti eléyìí so kí ni èlú jẹ́ kí àlíyàn tó bá fẹ́ jẹ nínú àwọn ìwà ẹni rẹ̀ ni pé èyàn kí ń lé ipò so bí tó bá dé bóyá wọ́n sòkùn mọ́ lọ́rùn wọ́n wọ́ lọ sí ibẹ̀ ní o ó sàdébẹ̀ náà ni but kí wọ́n gẹ́gẹ́ fún ààrẹ máa sáré kó máa lépa ah, kẹjẹ̀ fi mi jẹ kíní ha ah, ah, ha ha ká fi mi jẹ kíní ká fi mi jẹ kíní ó hypertension kọ̀kọ̀ pa ọ́nà tó gúnlé ó kàdàrí kíní ẹ̀ bóyá lọ́wọ́n kọ́ mọ̀ ó wà mọ́ bínú tó bá wà ń bẹ̀ àwọn wà gidi àwọn wà gidi ní ẹjẹ́ ká ní ẹ̀dá kan àwọn wà tó dáa wọ̀láwọn ni mùsùlùmí ma ní kó tún ẹnì kọ̀ọ̀kan wá sí gbogbo kùdẹ̀kùdẹ̀ wá bí ta ti sẹ́kù kò sẹ́nìbọ̀dì tí ò débi tó kù sí wallahi ọlọ́run